الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكفون الله وبا سبحانه وتعالى أترى عليكم كاتي يفهم النبو محمد صلى الله عليه وآله وسلم إليه تيوجا قولي خطبة ونيني ونيني àwọn àwẹ̀ náfílà tí ń bẹ lẹ́yìn àwẹ̀ Ramadan ẹ̀yẹ mahiyami nínú ẹ̀sìn Islam ọjọ́ rẹ̀ bí àná tí a ń sọ fúnra wa pé a ti wọ oṣù Ramadan kásáré lu àwọn àsìkò díẹ̀ tó wà nínú oṣù Ramadan yẹ ká fi kó àwọn oríire tó pọ̀ láwọn oríire tó ṣe pé kò tí ìdáwa lójú nínú àwọn àṣìṣe tó ní agbára tí gbogbo wa máa ń ṣe oníkámọ̀ ọ̀rọ̀ bóyá tó sùn Ramadan bá ti lọ ìmọ̀ ẹgbàwẹ́ ti lọ nìyẹn òun sàkúláwẹ̀ ọ̀ranyàn tó kúwà lówà lórí kèkí ń ṣe bẹ́ẹ̀ ló yẹ ká ṣe máa ronú gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ ká máa ronú nírò wípé àwọn ààwẹ̀ wà lé ta'ala ni gbogbo àwọn ọ̀nà tábà ma fi ṣe alápán tètè oríire lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu ta'ala gbogbo ẹni mùsùlùmí ó máa lé nínú àwọn àwẹ̀ tó wáyé ká máa lé gẹ́gẹ́ bí mùsùlùmí nínú rẹ̀ òun náà ni àwẹ̀ tó wà nínú oṣù tá wà nínú rẹ̀ yìí òun náà ni oṣù Shawwal lóṣù tó tẹ̀lé Ramadan oṣù Shawwal yìí ti ń lọ tabaníká wò dáadáa lẹ́ni bí a bí mẹ́fà nínú oṣù Shawwal yẹn bí o tún ti lọ mọ́ alọ́wọ́ báyìí oṣù Shawwal yìí àwọn àhàdífì wá wá lórí rẹ̀ nípa Shawwal Ànábì sallallahu alaihi wasallam Ànábì lẹni tó bá gba àwẹ̀ Ramadan tó gbà péré bóyá kó ṣe gbà nígbà tó gba àwẹ̀ Ramadan ó tún wá mú mẹ́fà ma nínú oṣù Shawwal ó dà gẹ́gẹ́ bí ìgbà tẹ́ni yẹ gba àwẹ̀ ń ti pé hadithi ti wá o tó ń kọ̀ fún akó níbi ìgbà àwẹ̀ ọdún kan Ànábì kọ̀ fún akó níbi ìgbà àwẹ̀ odidi ọdún Islam kọ̀ fún kódọ̀ Ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ tó bá gbà bẹ́ àdádálẹ̀ nínú ẹ̀sìn Islam tó ti bẹ́ Islam wá gbáwọn nǹkan fún wa tó ṣe pé tàbá wá ń ṣe ẹ̀dàkùnrẹ̀wò oṣù kan tó ti kọjá Ramadan ká mú mẹ́fà mọ́ nínú oṣù eléyìí kó wá dàbí ìgbà tí yẹn bá gba àwẹ̀ odidi ọdún kan ṣe àwọn ni ẹ jẹ́ ká wá sọ́ra nínú Ramadan nínú oṣù Ṣawwal yìí nínú àwọn oṣù táwọn èèyàn tún ti ń di kèfèrí dáadáa tún lóṣù Ṣawwal tó wà látara kíni àwọn èèyàn mọ̀ sọ ìsọkúsọ ọ̀rọ̀ lẹ́nu ẹlùmí mọ̀ ní pé àgbàtọ̀ ọlọ́gbà tó mọ̀ pé 36 lọ́rẹ́kọ́ káàgbà kí ló tó fẹ́ kan fún alẹ́ kan náà àwọn èèyàn mọ̀ Islam sọ́lọ́wọ̀n ọba ló ń bá wí báyẹn tí ó lè bá ta nígbà tó mọ̀ pé 36 lọ́fẹ́ ká gbà ó ṣe fún 36 lẹ́kẹ̀ wọ́n ní ká tún gba 30 ẹ̀tún lọ́rẹ́ ká tún gba 6 sí òun sọ lọ́dọ̀ tí ẹ̀ òun kàn fi káàtì cruise ní òun kàn fi ṣeré tí ẹ̀ ní òun ò tí ẹ̀ mọ̀ pé òun sọ kankan látara bẹ́ ó sì ti di kèfèrí Ànábì sallallahu alaihi wasallam innal abda la yatakallam bil kalima Ànábì sallallahu alaihi wasallam pé ẹlòmí ò sọ ọ̀rọ̀ kan yóò kàn wí jáde lẹ́nu náà ni la yatabayyanu fiha ọ̀rọ̀ ń yóò sì jábọ́ sínú náà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ab'ada ma bayna al-mashriq wal-maghrib gẹ́gẹ́ bí in ti ń bẹ láàrin ibùyọ́ oòrùn àti ibùwọ̀ oòrùn tí ó jẹ́ ká sọ́ra fún àwọn ọ̀nà yìí mẹ́fà tán ní ká gbà nínú oṣù Shawwal wọn lọ́rẹ̀ náà bí ìgbà tó pé ẹni tó bá gba mẹ́fà tó bá gba àwẹ̀ ní inú oṣù Ramadan lẹ́yìn ọdún ó wá fi mẹ́fà tẹ̀lé a onítọ̀ ń dà gẹ́gẹ́ bí ẹni tó gba àwẹ̀ ọdún kan ni àwọn káyà Kùránì tọ́lọ̀ ti ń sọ ní Kùránì wípé man ja'a bil hasanati falahu ashru amthaliha ẹni tó bá sì sí olóore kan yóò ma ní irú rẹ̀ ní ìlọ́po mẹ́wàá Allahu akbar nínú àwọn àwẹ̀ tó tún jẹ́ àwọn àwẹ̀ náfílà léètò ẹ̀kí agbá léètò ká ma mójútó lẹ́yìn Ramadan òun náà ni ká ma gba àwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú gbogbo oṣù ká ma ṣe ojú kòkòrò pàápàá jùlọ tó bá ti ń di àwọn ayyamul bid 13th 14th and 15th of gbogbo oṣù bóyẹ́ 6 of Shawwal ma kábàwọn tó 13 14 àti 15 kíyàn gba mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo oṣù nínú àwọn àwẹ̀ lè tó ẹka ṣe kíni ló ètẹ ká ma mójútó ni wọ́n ló jẹ́ kọwà nínú hadithu Abi Hurairah radhiyallahu anhu ó ní ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé awsani ai Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà mí ní àwọn ìmọ̀ràn kọ̀ọ̀kan wọ́n gbà mí láwọn ìyànjú lè tó ẹkẹ a thalathati ayyamin kulli shahr gbogbo oṣù kí ma rí pé mo ń nínú gbogbo oṣù ojú ọ̀run nínú ẹni wà rákà àtẹ ìdúhà kí ma kírun dúhà létin ṣe rákà méjì nínú rẹ̀ ni an útì rọ́ kọbílẹ̀ anam kí tó sùn kí ma kírun wítìrì nínú àwọn àwẹ̀ tó ẹka mọ́jútó ni nínú àwọn àwẹ̀ tó ẹka tún mọ́jútó bákanáà ẹ̀rẹ̀ mọ̀ yára nínú ẹ̀sìn Islam ó náà ni àwẹ̀ Monday àti Thursday léètí yóò ti gbajúmọ̀ láwùjọ wa dáadáa alhamdulillah kò sẹ́ni tí ó mọ̀ pé monday àti thursday àwẹ̀ ń bẹ ń bẹ ó wà nínú hadithi yawa aisha radiyallahu anha wani inna rasulallahi sallallahu alaihi wasallam kana yatahawwara siyam al-ithnain wal khamis wani anaba muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe ojú kòkòrò kí monday gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni thursday àwọn àwẹ̀ yìí bá ṣe ń sọ kí ẹmà kí òkè bí Ramadan ṣe parí kó tó di pé oúnjẹ ó tún wọ̀ wá lára kóúnjẹ ẹ̀ tó lágbára lára wa ní ìsinmá ṣíṣe wà yìí a sì máa ní fílìm bí pé à èyàn ṣe ń gbáwẹ̀ kí ní ò ní ti tán lára àyàn díẹ̀díẹ̀ tí Sunday àbí Monday kéèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ náfílàsì ní ó lè fi ìjọ Monday ó lè ní àníyàn wípé mo ń gbàwẹ̀ jọ Monday àti Monday o ó sì máa gbàwẹ̀ sí tu Shawwal gbogbo ẹ̀ ó tọ́ bẹ́ẹ̀ kò sí tó ṣe nínú àwọn àwẹ̀ tó yẹ ká máa gbà ó náà ni àwẹ̀ ọjọ́ al-Ashura nínú àwọn àwẹ̀ náfílà lè tó kí mùsùlùmí ká mójútó ìjọ́ òun náà pè ní ọjọ́ ashura ó ni ọjọ́ kẹwàá nínú oṣù Muharram ó náà pè ní kí náà pè yawmu ashura oṣù Muharram ó ní oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run nísìn àti wà nínú oṣù kẹwàá nínú oṣù ojú ọ̀run ó kù oṣù méjì lẹ́yìn oṣù méjì yẹn òní wá kù Muharram nínú oṣù Muharram yìí ń kọ́ kí ẹ máa gba ọjọ́ kẹwàá oṣù Muharram nínú àwọn àwẹ̀ tí ó dá léyìí wọ́n sallallahu alaihi wasallam ó wà ibn abbasin radiyallahu anhuma ike wọ́n bèèrè lọ́wọ́ nabi sallallahu alaihi wasallam wọ́n ibn abbas nípa àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù Muharram ibn abbas ni ma alimtu anna rasulallah sallallahu alaihi wasallam sawama yawman mi ma pa nabi ma ba nabi gba ọjọ́ kan yatlubu fallahu ala al-ayyam tin wa ola ọjọ́ yẹn lórí àwọn ọjọ́ yòókù illa hadha al-yawm ayafojo èyí tan sọ yìí wala shahran illa hadha shahr kò sí sí oṣù kan nabi mójú tó tó fẹ́ tó lágbára gan o tó dà gẹ́gẹ́ bí oṣù yìí yaani ramadan gẹ́gẹ́ an man gba lórí pẹ̀lú oṣù ramadan a máa rí àwọn ahadith ìkanáà àwọn sàhábà lè ní pé oṣù yìí lànẹ́bí ma mójútó jù ìkanáà àwọn sàhábà ní pé oṣù yìí lànẹ́bí ma mójútó ẹlòmíò ní ọjọ́ báyìí ni ẹlòmíò ní ọjọ́ báyìí ilé yóò mọ̀ kọ́ wa wípé sallallahu alaihi wasallam wọ́n ma mójútó ìbádà gan débi kó ń rí pé ah ó dà kó sú ilé ànẹ́bì ma mójútó jù ẹlòmí ò tún ti rí gbára ilé ànẹ́bì ma mójútó jù so sallallahu alaihi wasallam wọ́n ń ṣe alápàntètè sí olóore tó ti wípé qad ghafara Allahu lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhara Ànábì tọ́lọ́run ti forí gbogbo ẹ̀ṣẹ̀ jì èyí tó ti lọ síwájú ni àti èyí tó ń bọ̀ fa ana wa anta min babi aula èmi àti àwa ní bùkátà lẹ́tọ̀ọ́ sí ká máa sìjọ́sìn jọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam a lè ṣe jù Ànábì kú ní afẹ́lá ọkùnrin abdan shakura awó tí ẹ̀ tí ṣe ìbádà débi pàlá àti ẹ̀fẹ́ ma ṣe ìta fi ma dúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àti ṣe ìbádà àwọn ìtọ́lọ ní aṣe ẹlòmí gan ìran lọ sí hajj yẹn náà àbí lọ sí umrah ń tún lọ ń di kèfèrí bọ̀ láti umrah ni tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ni èwo ni ká ma fi hajji ṣe trend ká ma fi umro ṣe trend bí àwọn náà ti rí tó bá rírùn kan báyẹ̀ tó bá yọnú sí ìfẹ̀sẹ̀ islamu sílẹ̀ ni o ìfẹ̀sẹ̀ islamu sílẹ̀ allahumma ṣe mi allahumma tó ń pè ní nígbà tó gbé sẹ́fì tó ń kọjú sẹ́mi lórí fóònù báyìí allahumma ó wá ń pè mí lórí fóònù àbáwọn tán ń lórí social media àwọn là ń ké pé Ọlọ́run dákun mi ẹlòmí ò sẹ́tì kámẹ́rà báyìí nínú nínú nínú haram náà ni ó lẹ́gbẹ̀ẹ́ Kaaba báyìí yóò fẹ́ nìkan fún kó mọ̀ yàun yóò sì mọ̀ sàdá yóò sì mọ̀ sọkún ó fẹ́ nìyàn fún kó mọ̀ báyìí yóò sì change ojú ẹ̀dẹ̀ mọ̀ sọkún lójú ẹsẹ̀ yóò dẹ̀ snapper yóò dẹ̀ gbé káàkiri sórí social media ìyí ò tún wá tó eléyìí tẹ̀ ní mọ̀rìyáwù ní shirikun asgore tó ti pé ó lè jẹ́ ẹbọ ńlá mọ́yàn lọ́wọ́ tó bá jẹ́ pé tíyàn torí ẹ̀ débi kó ní kálukú ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ ẹni yìí ti sọ fún wájú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó bá túbá ẹni tó bẹ̀rẹ̀ kamari lárúbáwá tí ń sàdúwà nínú haram tí ń bí Ọlọ́run Ọba tí ń sunkún kí wọ́n ma ṣe fídíò rẹ̀ kó a ma sọ èdè Yorùbá gbogbo nǹkan yí àwàdà ni kó a ma sọ ń sunkún

anabi isa sallallahu alaihi wasallam en tó bá kiki lọ síbi dáadáa yóò ní ẹ̀san dáadáa yẹn gbogbo àwọn tán bá ń tẹ̀lé lórí dáadáa yẹn yóò tún máa ní lada wọn lada ta wọn tán tẹ̀lé o de ni dínkù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni man daa ila dolala ẹni tí bá ń kiki lọ síbi anu tí ń kiki lọ síbi òfò wo tó ní ìṣẹ̀lẹ̀ yóò ti máa búkù visa kalẹ̀ báyìí àwọn náà fẹ́ tètè lọ blow ó fẹ́ tètè lọ trend ní umrọ kó ní sáré lọ umrọ gbàtàwọn yóò pọ̀ báyìí kó sáré lọ ṣe fídíò kó tún lọ wá lágbà kan tó ń lọ fi ṣe sarcasm ni àbí tó fi ṣe trend ni àbí tó fi ṣe prank ni ẹlòmí ò kàn dé yamal kiyama yóò rí pọ́n ti alìjẹ́nà òun ti fi ṣe prank dànù òun ò sì ní nǹkan kan mọ́ ọlọ́run ọba subhanahu wata'ala nínú àwọn àwẹ̀ tó yẹ ká mójútó mi ẹ̀rẹ́ ti sọ níbi kútùbà alákọ̀ọ́kọ́ o náà ni àwẹ̀ ọjọ́ àràfá o náà ni àwẹ̀ àràfá ìjọ ni ìjọ àràfá ìjọ àràfá ni ọjọ́ kẹsàn nínú oṣù Dhul-Hijja oṣù Dhul-Hijja ọjọ́ kẹwàá òun wá ní ọdún so ọjọ́ kẹsàn yẹn kọ́ o nínú oṣù Dhul-Hijja yẹn kọ́ o tá ń pè yẹ ni hadithi dẹwà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa wípé àwọn àwẹ̀ tó yẹ kí ẹ̀mọ́ gbà ànábì dákọ nínú àwẹ̀ náà nínú ẹ̀ náà ni àwẹ̀ àràfáwà nínú àwọn àwẹ̀ tánàbí túnmọ̀ ń gbà sallallahu alaihi wasallam lè tó yẹ káà mùsùlùmí káà náà mójútó mímọ̀ gba àwọn àwẹ̀ òun náà ni àwẹ̀ Sha'ban àwẹ̀ oṣù sallallahu alaihi wasallam wọ́n ma ń gba púpọ̀ nínú oṣù Sha'ban kọ́rọ̀ ma ń gba ọgbẹ̀ ń gbà mí nínú oṣù Sha'ban wọ́n ma gan bóyá díẹ̀ òun ni ó ṣẹ́kù oṣù Sha'ban òun ni oṣù tó wá síwájú oṣù Ramadan nínú rẹ̀ náà ni oṣù Muharram oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run gbogbo àwọn àwẹ̀ yìí gbogbo náà ni ẹ jẹ́ ká mójútó gẹ́gẹ́ bí mùsùlùmí ká máa gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn náfílà àwọn náfílà ìrun kọ̀ọ̀kan ni àbáwọn náfílà kátókí ìrun kọ̀ọ̀kan àbí ìrun ní òru kìyàmù lẹ́yìn kódà kò bá jẹ́ náà rákà méjì àti wítìrì kan lórí bí kí ní gbogbo òru tó dẹ̀ ń kí lọ bẹ́ẹ̀ ó dá ní wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ẹ̀ tẹ̀pẹ̀lẹ́ ma ahabbul a'mali ila Allahi adwamuhu wa in qall iṣẹ́ olóore tó lọ fi nífẹ̀ẹ́ sí jù òun ni sí olóore téyàn ń ṣe léra léra léra léra kò bá kéré ọ̀rọ̀ ìgbẹ̀yìn lórí khutba wa tèní òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe gbogbo ó ti ráwọn kan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí nípa oṣù ẹ ó ṣe ọdún kò ṣe ọdún ìjọ́ òlá sọdún ìjọ́ òlá ní sọdún tàlá tẹ̀lé tàlá ní tẹ̀lé nígbàtí àwọn olùpèpè lọ síbi ìsìnà àti ìsọnù tí wọ́n ti pọ̀ láwùjọ wa ìbájẹ́ kí tàtí tẹ̀lé alaihi wasallam kò ní máa sí ìyapa inú sìbánàbí ti ọlọ́n sọ fún anú Qur'an ọlọ́ni wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasul tẹ́ẹ̀bá ní fanfa ẹ̀dá padà lọ́sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam káàgbàkọ́ àwọn mùsùlùmí àti wá ní ìfàǹfà ìjọ bóò láṣe máa mú oṣù gan bóò láṣe máa mú oṣù bóò láṣe máa mú ìparí oṣù wíwọlé oṣù àti píparí oṣù ìbúlẹ̀ ẹ̀kádà padà sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba àti ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tabbatar da kwada sọ́dọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam kí ni nǹkan tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ ń parí ọ̀rọ̀ Ànábì clear nípa ọ̀rọ̀ oṣù rírì ọ̀rọ̀ anẹ́bì clear ní kàbúyà ká sí máa ṣe anẹ́bì ni súnmú li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gumma alaykum fakuduru lahu níbi riwaya mi fa in gumma alaykum fa akmilu iddata sha'bani 30 anẹ́bì sọ sallallahu alaihi wasallam ẹ gba oṣù ojú ọ̀run oṣù ojú ọ̀run tẹ́ bá ti rí oṣù tó bá ti jáde ni oṣù lé crescent tẹ́ bá ti rí tó bá ti jáde nígbà yẹn ni ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam yarfa'ul khilaf alhasil bain almuslimin ọ̀rọ̀ yìí yẹ kó gbé ìfàǹfà tí ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí lẹ́ni ló yẹ kó gbé kó àmúgbà ta kò sí àwọn ìfàǹfà yẹn ó sì máa ṣẹlẹ̀ lọ nìyẹn àìgbọ́rẹ̀ niyé ìbárawájá bí ó ṣe máa ṣẹlẹ̀ lọ ní ẹ ìbájẹ́ kí bóyá yọ́nú sáà nàbí sallallahu alaihi wasallam lólùdájọ́ ni gbogbo kò bá tí mọ́ sí gbogbo wàhálà yìí kò bá tí mọ́ sí alfalaki eh, làwọ́lò astrology làwọ́lò eh, mercury náà rí saudi o kìí ṣe kíní kan náà rí o èwo ni mercury tó ń wá káàkiri kí ni mercury tó sahaba tán tún wá fi ti pé ànábì pé súnnà ni ó tún wá kílẹ̀ kíní kí ló kílẹ̀ fún wa ó ní pé ta bá wà nínú ìlú kan ẹtún mọ̀ wó ta bá wà nínú ìlú kan àwọn olórí ìlú yẹn ẹ̀wò látẹ̀lé gbogbo wa Nàìjíríà láwà Ghana kọ́ láwà a sì sí ní Egypt tó ráwọn kan sọ ẹ́ jọta sọdún làwọn Ghana náà sọdún àtàwọn Egypt èsẹ́ Egypt ó yá kọrí sí Egypt náà àwọn Egypt náà sọdún jọ yẹ wọ́n tẹ̀lé súnnà náà fi sọdún àwọn yòókù táwọn sọdún jọ tán sọdún yẹn kọ́ àwọn tẹ̀lé súnnà ni kí nìdí wọn ò rí oṣù nílùú ti wọn wọ́n dẹ̀ announce àwọn ò rí oṣù nílùú ti wa o officially wọ́n announce nílùú ti wa táwa wà lábẹ́ ìjọba ti wa ìjọba ìlú ti wa announce officially ipa àwọn oṣù ìgbọ́ tó bá kò mẹ́ kọ̀dù kharajta ala wulatil umur against àwọn olórí kí nìdí àwọn olórí ìlú tiwa Nàìjíríà sì nílùú tiwa má tún pín sílẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá gbogbo àsọ̀bíyà àti ọ̀rìnsọ̀ríyà ìwà jahiliya ìwà àwọn kèfèrí lárúbáwà àgbà wọn kètán lára àwọn ẹ̀dẹ̀ ní ẹ̀sá Haúsá ní àmọ́ ọ̀sọ̀bà tí ń gbàwẹ̀ fẹ́mi ní tálóníká Haúsá sọ fún ọ ṣe bí inú ìlú kan láwà ṣe bá wọn táwọn olórí ni ẹgbàwẹ̀ ni Sultanu Sokoto ìwọ ni òun ni ó wà yán àwọn èèyàn wọ́n gẹ́kọ́ ló yán àwọn èèyàn kò sí ètò kàn wọ́n ó yán àwọn èèyàn pé ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ oṣù ti wá rí oṣù wọ́n report àwọn wà announce officially àwọ́sọdún àbí ká wà ilá wọ́n wà announce pé ní Muhammad sallallahu alaihi wasallam a aláwọn kò nígbà náà ní sẹ́yìn anẹ́bì ló sọ lé yàbí àwọ́gbà láyéláyé <laughs> àwọn nígbà náà ni ṣe wá rí àìwágbà àìgbàfà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tó bá ti Muhammad ẹni tó kéré Muhammad lọ gbà sallallahu alaihi wa alihi wasallam so ẹ jẹ́ ká fi gbogbo àwọn ìmá tẹ̀léfẹ́ inú ìkalẹ̀ kò sí ibi tán ti ní ká máa lo astrology àbí ìtẹ́bá ń pè ń bẹ̀ kò sọ kalẹ̀ láti bí abìdé 1 Ramadan ní pé ọgbọ̀n ní kíní kan lẹ́gbà o àbí tàti wá sọ pé méjìdínlọ́gbọ̀n lẹ́gbà o kò síbi tí Islam ti gbéwábẹ́ wallahi uqsim billadhi la ilaha ghayruhu kò síbi tí Islam ti gbéwábẹ́ in 29 ó yá ẹlọ máa wá oṣù tẹ́ẹ̀ bá ti rí kílẹ̀ ṣe ẹ jẹ́ kó dijọ́ kejì kẹ́ẹ̀ṣẹ́ kí ni o kẹsọdún nínú àwọn hikima tó wá wà ń bẹ̀ o rí Islam dínul jama'a ẹ̀sìn tí ma ń fẹ́ kí gbogbo àjọ sí nǹkan pọ̀ ní ló jẹ́ kí gbogbo wa ó yẹ kí gbogbo àjọ wà lórí súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ní lẹ́ẹ̀kẹ́nẹ̀ lẹ́ni tí ò ní takwa nẹ́bì níbi ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bí iṣẹ́ ìsìn Islam wọn fẹ́ gbogbo wa kájọ sí nǹkan kì í fẹ́ pé ẹ̀yin kan ẹ̀dá ti ń ṣe báyìí ẹ̀yin kan ẹ̀dá ti ń ṣe báyìí so nínú àwọn ṣàáyìrù tí Islam dẹ̀ sí ń fẹ́ bẹ́ẹ̀ òun náà ní irú ọdún àbẹ́gbàwẹ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ rẹ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ́jọ wà ní kọ́tọ̀ nǹkan ó lè máa rọrùn ní gbogbo ilé ayé kí nìdí li ikhtilafi al-matali' nítorí ikhtilafu wà níbi àmàtọ́lẹ̀ àwọn ìlú mẹ́bẹ̀ tó ṣe pé 10 hours níbẹ̀ láàrin wa àti wọn báyìí so but at least ẹ̀yin tẹ́ bá jọ wà ní agbègbè kọ̀ọ̀kan lábẹ́ olórí kan gẹ́gẹ́ bó ṣe wà níbi àdífì ibn abbas àti muawiya tí ibn abbas ní pé tọ̀ muawiya ti rọ́sù lù ti àbí tọ̀ wọ́n ti sọdún ti wọn àwò tí ìrọ́sù ẹnìkan wọ́n sọ fún ibn abbas ká ẹ àwọn olórí ìlú ti wá tán bá ti rí oṣù so ọ̀rọ̀ oṣù wíwò gan kìí ṣe ń táàmà retí pé bóyá ìmáàmù kan yóò ànáùnsì fún wa àbí làdáni kan yóò ànáùnsì fún wa rárá àbí ẹ̀mì ẹnìkan lù kan lá tó bá ti di àwọn ṣùgbùnù kan wà kìí ṣe ọ̀dọ̀ individual kọ̀kan la máa ń padà sí ọ̀dọ̀ àwọn olórí mùsùlùmí la máa ń padà sí kódà ìwọ mọ̀ sọ̀rọ̀ báyìí èmi ò kàn mọ̀ èyí ò tí ẹ̀ ó sínú àwọn ń bí وداعا كالكتابة لست منها ولو سودت وجهك بالمداد فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا وإياكم لما يحبه ويرضى àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó ọkàn wa gbogbo musulmi àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó kó jọpọ̀ lórí ọkàn ẹnìkan àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó unite gbogbo wa musulmi lórí súnà náà muhammad sallallahu alaihi wasallam allahumma a'izzal islama wal muslimin اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك المستضعفين المجاهدين في كل الأرض اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم يا مقلب القلوب ثبت قلبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله سووا صفوفكم